إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله adúgbò fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àtọrọ alékùn kí a ti ìgbẹ̀ fún annabuwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam ilé tí a bẹ̀rẹ̀ sinima ka fún rawa ní ní oní alwasa'ilu mufida lilhayati sa'ida àwùjọ da tí ó ṣe àǹfàní láti lè gbé ilé ayé tí ó dùn ليتي الشيخ العلامة عبد الرحمن بن ناصر السعدي رحمه الله تعالى تموقع so ilé ó jẹ́ ìkan nínú àwọn kútùbù sheikh abdurrahman bin nasir asadi rahimahullahu ta'ala tí wọ́n fi ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ tí ó pàtàkì fáwọn musulmi láti ma kali understanding kí na ń pè ní alhayatu sa'ida ilé ayé tó dùn kò sẹ́ni tí ò fẹ́ gbélé ayé tó dùn yá mi fẹ́ káyé mi kó dùn bí oyin àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mi dẹ̀ fẹ́ jẹ́ kí alkiyama mi náà tó bàjẹ́ gbogbo owó àwọn nǹkan tí yóò wà bí yóò sì wá máa ṣe tí yóò mọ̀ fi gbélé ayé tí ilé ayé yẹn ò ní ṣe kíni tí ò ní bàjẹ́ tí alkiyama náà tí ò ní dojú òní àwọn àwọn onímọ̀ náà ti wá ń ṣe àlàyé rẹ̀ so wọ́n kọ́ ń tẹ́ra wọ́n sí lálàyé ní àwọn sautiyati audios tí wọ́n ṣàlàyé lectures wọ́n ṣàwọn durus lórí ẹ̀ súnú àwọn tíra iná ni tíra alwasailul mufida yìí so bá ṣe ń bẹ̀rẹ̀ yìí ká ma fọkàn bára wá lọ ká ma káfí tọkàntara káfí bá um, tíra yìí lọ fa innahu muhimmun wa mufidun jiddan ìdínwípó sáǹfà ní ó dẹ̀ wúlò gan so but ká tó bẹ̀rẹ̀ àti ka tírà Imam Sa'di kan kọjá rahimahullah kákan sọ̀rọ̀ díẹ̀ tarjamatun mujazatun lil mu'allif kákan sọ̀rọ̀ kékeré nípa mu'allif wà fà tó kọ tírà fún àwa talabatul ilm àti fún gbogbo àwọn tí wọ́n gbọ́ wa nílé lókun so ó kọ ní Abdurrahman bin Nasir bin Abdullahi bin Nasir al-Sa'di at-Tamimi so bí wọ́n bí wọ́n ní 1307 hijira 1307 so wọ́n ní watuwufiyat ummuhu wa huwa ibn arba' sinin ìyá wọn sì kú nígbàtán wà níbi ọdún mẹ́rin thumma tuwufiya waliduhu wa huwa ibn sab'i sinin bàbá wọn wá kú nígbàtán wà ní ọmọ ọdún méjì wa kana walidahu waliduhu aliman wa imama masjidin wa min almulazimina lil'ibada bàbá wọn wá jẹ́ onímímọ̀ wọ́n tún jẹ́ ìmáàmù mọ́ṣálásí nínú àwọn tí wọ́n dẹ̀ jùkú ti ìbádà ìjọsìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọn ni bàbá wọn wà walamma tuwufiya waliduhu sara yatimal abawayn ìgbà tí bàbá wọn wá kú yìí wọ́n wá di ọmọ òrukàn wọn ò ní bàbá wọn ò ní ìyá mọ́ wọn ò sì ti ju bí ọmọ ọdún méje náà lọ wa kanat zawjatu walidihi tahnu alayhi wa tuwallihi inayatan fa'iqa wa kadhalika akhuhu hamd so lẹ́yìn ìgbà yẹn kọ́ tí bàbá àti ìyá ti ṣaláìsí ó di pé ìyàwó bàbá wọn àwọn náà sí ní máa mójútó wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ ìyá wọn tán pè ní وقد نشأ رحمه الله نشأة صلاح وتقى wọ́n wá dàgbà ní dàgbà ìdàgbà gidi ọmọ tí wọ́n tọ́ tán fẹ́ sí kọ́ tán fi bẹ̀rẹ̀ kọ́ dàgbà فكان منذ نشأته صالحا مثارا للإعجاب láti ìgbà tí wọ́n ti wá kékeré sọ́lẹ̀ ni wọ́n ẹni rí náà tí wọ́n bàbá má ẹni tó ti pàmù yẹ muhafidun alasalawat alhams ma aljama'a wọ́n dẹ̀ mọ́ mújú tó wípé kama kí òun wákàtí mara àwọn pẹ̀lú jama'a nínú mọ́ṣálásí irú àwọn òròyìn àwọn ẹwọ irú àwùjọ tàbá ti ń tírí na àwọn ọmọ dàgbà báyìí tí ó kí báwọn ọmọ ṣe ń dàgbà wọ́n dàgbà ọ̀tún ló sì sọ̀láhù ní wọ́n rí ọ̀sọ̀ irú àwùjọ yẹn òun ni ilẹ̀ ọlọ́ràá tó ma ń produce àwọn èèyàn gidi tó ma ń padà tún àwùjọ sí irú àwùjọ yẹn lágbùdọ̀ wá bá sí sí kódà kò bá mọ́jú kékeré lọ àwùjọ tó jẹ́ ilẹ̀ ọlọ́ràá á tílẹ̀ rẹ̀ dá léyìí tí ó bí àwọn ọmọ gidi sáwùjọ àwọn ọmọ gidi yẹn àwọn gbogbo gbàtà ń sọ yìí ilẹ̀ Saudi Arabia ni àfáì ti dàgbà ẹ wá wò sheik abdulrahman bin nasir saadi tabade bí àwọn ọmọké wọn a wá rí pé subhanallah ọlọ́n fi àfáà yí sáǹfàní fáwùjọ tó lágbára tí ò bá sí thamar kan tí ò bá sí èso kan fún àfáà yí tójú sheik muhammad bin salih al-uthaymin lọ ó tó torí náà ọmọké wọn bá ọmọké wọn tó lọ obi ibn uthaymin bó ìsànfàní káàkiri ayé so irú àwọn ọmọ yìí tó bá jẹ́ ijó àti ìlú pàtí òfò náírà bed àgbákò náà ti dàgbà ní à ní jàǹfàní kankan lára àwọn jẹ̀mán àǹfàní kan tájẹ ò ní sí bẹ́l nínú àwọn aburú tí ó tún kún àwùjọ òní wọ́n wà àmúlátara sọ̀láwùrú àwọn àfáyẹn fa sọ̀láwùrú ni pé wọ́n ráwùjọ wọn à in táwọn yẹn sí náà wọ́n kí eh mọ́sálásí yá ẹ̀rí báyìí wọ́n ní pé bàbá wọn ìmáàmù gan tún ní wọn kì í ṣe mọ́mù tí ó lọ mọ́sá sí kọ́ àmọ́dá ní ó yá nǹkan báyìí nǹkan báyìí ó ń ṣe ní láàrín mi níta mùsùlùmí yìí wọ́n ń dájú lọ mọ́sálásí ọmọ yín dà ọmọ dà àwọn ọlọ́ntí kí ló tí subhanallah so bàbá dàgbà ní àwùjọ tó sáǹfàní ẹjá kẹ́kọ̀ọ́ níbi tẹ́jẹ́mà àwọn àfáà yìí gbàmítà bá ń ka tẹ́jẹ́mà àwọn àfáà lẹ́kọ̀ọ́ kan fún wa ó wà sọmaráìsì gan ká sáǹfàní ń bẹ̀ ni talabuhu lil ilmi wa shuyukhuhu ìwà wá ìmọ̀ wọn wọ́n ní sẹwárí sheikh mundu hadathatihi nígbàtà ti kékeré báyìí náà wà a harisun ashadd al-hirs ala talab al-ilm wọ́n ní ojú kòkòrò tó ní agbára fún ìmọ̀ kẹ́kọ̀ọ́ wa tahsilihi ma wá mímọ̀ fàháfidọ̀lù Qur'an wà húwà fi láhádìyàtà àṣàrà wọ́n há Qur'an wọ́n ju 11 lọ wọ́n há gbogbo Qur'an gbogbo Qur'an sórí wọ́n ò ju ọmọdún 11 lọ lẹ́ni tó bá mọ́mọ̀ 11 gbogbo playlist àwọn wèrè ló wà lórí rẹ̀ ó plan kalẹ̀ fáwùjọ wa lọ́jọ́ àwọn oníbọ́ọ̀lù àwọn oníjó wọ̀lẹ́yìn tó wà lórí àwọn alé ilé ó mọ́ yẹ́yìn lẹ́nu tí ra ọlọ́ọ̀bá ń bẹ̀ẹ̀bẹ̀ wọn ha Qur'an al-Qur'an kalamullah kitabullah so ibẹ̀yẹn wọ́n ti 11 years wọ́n ti kó sí wọn lórí wọ́n ni thumma qara'a ilma al-hadith wal-mustalahi wal-usuli wal-furu' wa tafsir wọ́n wá kọ́ ìmọ̀ hadith wọ́n ìmọ̀ àdíf àti kọ́ wọn nímọ̀ sọ́kúsọ kama jáde kama lálẹ̀ sí Bukhari Imam Bukhari nǹkan gbọ́lá rádádá jamada ìtásáré ma sọ rẹ̀ dandan kama lálẹ̀ sí àwọn sàábí wọn níṣẹ́ yẹn ìdí pé wọ́n kọ́ ẹ̀kọ́ gidi láti kékeré wọ́n kọ́ ìmọ̀ tafsir wọ́n kọ́ ìmọ̀ musala wọ́n kọ́ fùrúwọ̀ àwọn ọ̀rọ̀ fiqh àwọn ọkọ̀ manhajù salikin tí ra wa akhadha al-ilma an mashayikh kathir kẹfìrín minhum wọ́n wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfáà dídí tán pọ̀ gan nínú ni a sheik ibrahim bin hamd al-jasir nínú sheik muhammad bin abdul karim al-shabal nínú sheik salih bin uthman al-qadhi nínú ni a sheik sob at-tuwejiri nínú ni sheik muhammad mahmud ashankiti nínú ni sheik ali bin muhammad as-sinani sheik muhammad bin abdul aziz al-mani'a àti bẹ́ẹ̀ wọ́n ní sọ́wọ́ gbogbo àwọn àfá wọn gbogbo wọn náà àfá yìí máa ń jọ wọn like ọmọ ìmọ̀nsí wọn lè mà látara ìhá nǹkan wọn bí fọ́rọ̀ ti dàkà èhì kúrò yẹ pé kí láàká yẹn mú ẹmọ̀kẹ́ sọ nǹkan báyìí kí ẹ̀ sáré grábẹ̀ bọ́sẹ̀ sọ́nà ni mo ti grábẹ̀ ẹn tó bá ń rí dọ́ọ̀fù nínú làákàyẹ̀ rẹ̀ kó ètè lọ síṣẹ́ lórí làákàyẹ̀ rẹ̀ tí a bá sọ nǹkan bí ẹ̀mẹ́ 20 kò ní ti yíyàn well ó ń sọ wípé àwọn nǹkan mílà ti kékeré ti dàrú but bí n bá ṣe ń dàgbà náà kí ẹ máa ṣe dáadáa pay attention dáadáa báyìí sọ̀rọ̀ yìí mo ti mú dání báyìí náà lójú ẹsẹ̀ wà nóbìlìhì wọ́stẹ̀ kàmàtì wọ́n ma ń ṣe mà pẹ̀lú ìwà gidi tí ń bẹ lára ah, ọmọdé lọ́mọ yìí náà ó tún wá di bí àgbàlagbà látara orí pípé in tí dẹ̀ ma ń ṣẹlẹ̀ ní ẹ tọ́mọ kékeré tí bá ń báwọn àgbàlagbà gidi rìn Ibn Umar radiyallahu anhuma wọ́n lọ sí ibi ìjòkó kan jọ anigba muhammad sallallahu alaihi wasallam bèèrè lọ́wọ́ àwọn sàhábí tó wà ń bẹ ìpé igi kan bẹ igi yẹn bai bai bai ni igi ah, igi igi ni bọ̀ ibùn mọ́gbà ti understand it ó wá umar gan wà ń bẹ bàbá wà ń gan

ọmọdé nìsìn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ débi pé àwọn ọ̀dọ́ mi ń bẹ àwọn àgbàlagbà sì wọ́n bẹ̀rún aládùgbò limadha li sharri ma indahum nítorí agbúrú tí ń bẹ lọ́wọ́ wọn kódà tó fà tágbúrú fúkadà spread ni ó láwọn ọmọ mi láwùjọ ọmọ òfò ni wọ́n àwọn ọmọ dàdúgbò ogun kí níkan bá wọn àgbàlagbà gbò lè sọ pé káìsí wọn tó bá sọ káwọn bàbá olè lóòjòjú wọn yóò sì jẹ́ ló sọ tútù náà ni ó jẹ́ Ah, ah kó tó jojú àgbàlagbà láti pé àbákìlẹ̀ iná à ń bọ́ ọmọdé ìjà sí ẹwù nǹkan ọmọdé tí o kó kún kẹ́kẹ́ fún respect fàgbàlagbà Ibn Abbas radiyallahu anhuma bá ṣe kéré tó ìjọ kan àwọn ansor wọ́n sọ fún Umar pé Umar kí ló tó pé Ibn Abbas tí Umar bá ń bọ́ sí jòkó àwọn ansor yóò àmú Ibn Abbas dání àwọn àgbàlagbà ah, kí ló tó mọ́ ọmọdé dání ah ó ní ó dá in bèèrè question kan lọ́wọ́ ilé ni idha jaa nasrullahi wal fathu kí ló tó sọ̀kalẹ̀ kí ni túnmọ̀ idha jaa nasrullahi wal fathu wa ra'ayta eh, an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfir innahu kana kí ni tó sọ̀kalẹ̀ ani fatu ma kalu san so àwọn tafsir lujisi ibn umar ran ke ibn abbas kí ni tó sọ̀kalẹ̀ oni wa huwa ó ní àsúrọ̀ yẹn ó ń sọ̀rọ̀ nípa ikú ànẹ́bì ni ó ní sẹ́tíkìdì tí ó fi Ibn Abbas wà báwọn rí ìmẹ́ni ọmọdé ni kékeré báyìí Ibn Abbas radiyallahu anhu ọmọ kékeré báyìí àmá ti kékeré òun ló wà lẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ní kuntu radifan nabiy sallallahu alaihi wasallam faqala ya gulam inni u'allimuka àwọn ọmọdé tẹ́ dẹ́gbà láàrin àwọn àgbàlagbà gidi wọ́n ti kọ́ wọn tó pọ̀ gan àmáwùjọ wa irú lèwó la ń tẹ́kalẹ̀ fáwù like irú bólá because ló jẹ́ pé ẹni tó bá ń rò bí ya ẹlùmí sọ pé wà láwọn afá ipọ̀ in tí ò yé wọ̀ ní wípé àwùjọ táwọn ọmọ gidi ó ti dàgbà ó gùdò jẹ́bi tí ó mọ̀ ọkẹ̀ ní wàhálà tèmi pọ̀ ní gbogbo alájọ́ làdúgbò gbogbo alájọ́ làwùjọ àwọn aburú tí ń ṣẹlẹ̀ ń tó ẹ́kẹ́ ní ilé nítorá àwa náà lọ́mọ ládùúgbò bẹ́ẹ̀ ni alọ́mọ a sì fẹ́ká mọ́ wá dàgbà láwùjọ gidi so àwọn tó bá já burú agbùdọ̀ sọ pé nǹkan báyà burú ni ẹ stop ẹ ẹmọ́jẹ́ a ṣe má yóò dẹ̀ ní effect inshallah ní effect alhamdulillah effect yẹ ní ti appreciate ẹ̀ àfi tó bá yá tẹbá kàdà rí eh, a mọ̀ dúpẹ́ fa tẹbá padà rí bá ọmọ ah, alhamdulillah نعم وني وكان مشايخه كلهم معجبين بفرط ذكائه ونبله واستقامته حتى إن زملائه لما رأوا تفوق علم تفوق عليهم ونبوغه تتلمذ عليه wà ní ṣẹ́ẹ̀kì gbogbo tán sọ yóò ayíwẹ̀ ń ṣe àgbàlagbà gan tán rí bẹ́lẹ̀ tún ṣe ti yọrí sókè tó àwọn gan wá dọmọ kéwú fún ẹgbẹ́ wọn wọ́n dọ àpò ah, àfáyé ó ń tọ́ka lórí bọ́ sí ń tírìnà ọmọ láwùjọ yẹn wọ́n tírìnà lórí gbéraga lè ní ẹwà àwọn òbí oníṣẹ́ ẹwú ẹgbẹ́ ẹdẹ́kùn ẹwù ọ̀sọ́kùsọ̀rọ̀ àwọn oníṣẹ́ ẹwú ẹgbẹ́ kí náà pẹ̀lú ẹwú ẹgbẹ́ ó dùkú gbọ́n wá dé gbogbo tó máa tù àbá wọ́n fẹ́ tọ́pù bẹ̀ ni tọ́wọ́n bá débi iṣẹ́ kan tó ẹkọ́ ra máa bọ́ ẹkọ́ sí ni yóò mú abó ó ṣe tọ́pù ni bí ó ṣe kò bá dábẹ̀wú ni wọ́n fi bọ́ sókè o hóbò rẹ̀ aṣàwà zàáàmà nígbẹ̀yẹn tán bá rẹ̀ tó ti lọ sókè eh wọ́n ní òkè àmójú kí ní lọ ó ti jù mí lọ níbí yìí ọ kéwú lọ́dọ̀ rẹ̀ tààrà kí lọ ń sọ yìí ìrẹ́gbẹ̀ táwọn súnà mọ̀ fi ń kọ́ àwọn èèyàn ẹ̀yìn òun náà di kí ẹ̀mọ́ ní gbéraga kí ẹ̀yàn ní kíní gbàtán wá rí pé ẹni yìí ó ti lọ wọ́n ni wasaru ya'khuduna al-ilma anhu wa huwa fi sinnin mubakkirin ó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa mú ìmọ̀ lọ́dọ̀ wọn ọmọdé dẹ̀ ni wọ́n fi sinnin mubakkirin wa qad kana lahu inayatun fa'iqa bi kutubi shaykh al-islam ibn taymiyyah wa tilmidhihi ibn al-qayyim rahimahumullah ni bàbá yẹn wá ní ìkó tó ní agbára pẹ̀lú àwọn tíra ibn taymiyyah àti ibn al-qayyim fa qara'a aktharuha وتأثر بها وكان يثني عليهما ويوسي بقراءات كتبهما وله قصيدة طويلة في ذلك كتب ابن تيمية ابن القيم أنتبا من عكف عليها عكف على علوم جمة أنتبا جوكو تي أما كتب ابن تيمية ابن القيم ó ti jòkó ti ìmọ̀ tó ní agbára mọ̀júmọ́ fàtàwà tó wò lókè yìí báyìí Ibn Taymiyyah ni àwọn fàtàwà Ibn Taymiyyah akàkòjò كتب القيم رحمه الله الطرق الحكمية ابتداء الصراط المستقيم اجتماع الجيوش الإسلامية كتب ابن تيمية كتب كثيرة جدا مفيدة níbi agbọ́nrin àkídà níbi agbọ́nrin hadith níbi agbọ́nrin fiqh níbi agbọ́nrin tafsir hatta níbi agbọ́nrin lọ́rọ̀ lọ́ka bada'ul fawaid títí Ibn Qayyim rahimahullah kọ ma sàwọn fawaid lughawiyya ń bẹ wọ́n wá ní àwọn àbíyàtì tí wọ́n kọ tán fi yìnwá nínú àwọn kútùbù sheikh wọ́n ní àwọn tíra sheikh rahimahullah ó wọ ní yífẹ́nu arba'in ó wọ bí ní ó wọ 40 kìníkan nínú rẹ̀ ní taysirul karim rahman fi tafsiri kalam al-mannan ó ní tafsiri imam sadi ó ní àwọn mẹ́rin ẹfilẹ̀ so tafsiri imam sadi rahimahullah nínú rẹ̀ ní taysirul latif al-mannan fi khulasati tafsiri al-qur'an tíra mi náà tún níbi ọ̀rọ̀ tafsiri annu rẹ̀ ní ad-duratul bahiyya sharhul qasidati at-ta'iyya wọ́n kọ ṣẹ́rù ta'iyyà nínú ẹ̀ ni at-tanbihatul latifa fi ma ihtawat alayhi al-wasitiyya min al-mabahith al-munifa al-munifa nínú ẹ̀ ni al-haqqul wadih àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà kutubun kathira tí wọ́n kọ wafatuhu ìgbà oní sheikh waku wọ́n ni kana qad usiba qabla wafatihi bi khamsi sanawat takriban bi maradi dhagti dami wa tasallaba ash-shara'i so wọ́n ní wọ́n ní bí 5 years wọ́n kú wọ́n ní bí ẹ̀jẹ̀ rúrú hmm. kí ni ẹ̀ kí lẹ máa ń pè high blood pressure àbí tọ́yẹ̀ so wọ́n develop ẹ̀ wọ́n ní fasáfà wà lil ilaj fi Lubnan wọ́n lọ Lubnan fún ìwòsàn thumma aada ba'da shahr wa qad shafahu Allah fiha tadris wọ́n dé padà sí wùnéíza wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ma káwọn yẹn kí ó padà ní wàlìftà wọ́n bẹ̀rẹ̀ sí ma ṣe fatuwa wàlìkìtọ́bà wọ́n tún ṣe kútùbà wọn lọ wà tẹ̀sínífì lùkútù wọ́n tún kọtíra tí wọ́n lọ fàáwọ́dàhù lùmọ́kọ̀tàmọ́kọ̀tàm kòkòrò ààrẹ bá tún délé ẹ̀kan sí ààrẹ yẹn dé bá wọn lórí ìjọsìn náà ni lórí ma ṣàǹfàní fáwọn èèyàn waja'alani mubarakan aina ma kun ọlọ́run ṣe wa fi laylatil arbi'a ní òru tuesday afon wednesday al-mu'afiq lè tó ń ṣe dédé 23rd oṣù kẹfà ọdún 1372 ìjira àdìwà ní 1447 báyìí òsìíbà bí ìgbìmá ìṣẹ̀dì ó dìkún wọ́n dákú ó lágbára gan wọ́n dákú gan làzámà wọ́n akthar yawmi throughout the day wọ́n fẹ́ntì ní wọ́n rí bí ṣẹ́nìfẹ́ hatta tawaffahu Allahu qurba tulu'i al-fajr ó kù díẹ̀ tí fajr ó wọlé irú mú ta kila rẹ̀ tam fi ojú wọlé báyìí bẹ́ẹ̀ lè mi wọ́n bọ́ fi laylatil khamis ní òru thursday wa dufina fi maqbarati ash-shahwa ash-shahwaniya bi Unayza fa rahimahu Allahu rahmatan wa askanahu fasiha jannatihi ah so báyìí ni Sheikh Abdurrahman bin Nasir Sa'di rahimahullah báyìí ni wọ́n sì lù wáyé wọn wọ́n lù lórí ìmọ̀ kọlọ́ha ala ilmin wọ́n kọ́ ọmọ ní kéwú wọ́n pòdúsà àwọn ọmọ kéwú gidi kìí ń sáwọn ọmọ kéwú sí tí wọ́n máa sọ̀sọ̀kúsọ láwùjọ kìí ń sáwọn ọmọ kéwú ní tó jẹ́ pé ẹ máa wo sámọ́rọ̀ àwọn àfáàm ẹ máa wo sámọ́rọ̀ wọn àwọ̀lá àwọn rí ìsàmọ̀rọ̀ tàwọn àfáà súnmọ́ àwọn ìgidi tí wọ́n pòdúsì kìí ń sáwọn wá wọlé wọ́n sa aládùn ó sì wọlé wọ́n yẹ kí ní kàmọ́ ó sì wọlé ọ̀ ní sàfà eléri bú ni ọ́ wọ́n láì tí ń sọ in tí ń sọ làbíbù ló sọ fún láwà ní ah video ẹwà ń bí wọ́n kí kí ní sàfà nìyí na ok wọ́n yà ní ogun Uhud wọ́n lẹ̀ kan bá nàbí yà nàbí sì yọ sí ẹkọ́ wọlé jẹ́mọ́ so yẹ kó wọlé pẹ̀lú ọ̀rọ̀ tí ọkùnrin yìí sọ yìí wọ́n lẹ́ẹ̀kan mẹ́rin hátà sákọtọ́ rí wọ́sàtìl jarh anẹ́bì yìí ṣubú nítorí àwọn kèfèrí ti súnmọ́ anẹ́bì hátà kí kọ̀dì muhammadun kódà dé pé inú wọ́n dùn wọ́n pàwọn ha a ti pa anẹ́bì o wọ́n dùn sallallahu alaihi wasallam tí wọ́n sí anẹ́bì lé sí sí ọkọ̀ wọlé sallallahu alaihi wasallam àwọn ilé ni ah àwọn aláfà ní ọ àwọn yíò wọ́n sọ ọlọ́dẹ̀ wọ́n wọlé ilérí bú ní ọ yín kí náà sọ yẹn ẹlọ sógùn ẹlọ the same thing is Islam wá takò so kì í ṣe ìwọ àwọn ọmọ kí ó burúkú yẹn àwọn àfá yìí fi kalẹ̀ àwọn ọmọ kí ó gidi tí ni an subhanahu wa ta'ala kó ṣe dada fún so um, tayyib ok kíkà sáré ka mọ̀kọ́dímà yẹn díẹ̀ náà inṣáàlá káfí dúrótẹ́ ní inṣáàlá so ní bismillahir rahmanir rahim alhamdulillahi alladhi lahu alhamdu kulluh wa aṣhadu an ilaha ilallah wahda wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh sallallahu alaihi wa wa ala alihi wa ashabihi wa amma ba'd وغمومه هو المطلوب لكل أحد lẹ́yìn ìgbà tí wọ́n dúpẹ́ fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala tí wọ́n dẹ̀ jẹ́rìí pé kò sẹ́ni tó yẹ ká mọ́ jọ́sìn fún àyàfi Allah lónìí kan ṣoṣo kò sí orogún pẹ̀lú rẹ̀ wọ́n dẹ̀ jẹ́rìí pé Muhammad sallallahu àti ìtútù rẹ̀ wà sùúrọ̀hù àti ìdùnnú rẹ̀ ẹnú tàwọn kìíní ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí ìtútù ẹ̀mí ìdùnnú ẹ̀mí wà zàwàálà hùmúmìhì wà gùmúmìhì gbogbo tí ń ba ẹ̀mí lọ́kàn jẹ́ gbogbo tí ń dàmú ẹ̀mí kó yẹ̀ kúò kíyàn gbé kúò wúwà lè mọ̀tòlóbù lè kó lè áhàdì kò sẹ́yìn tí kí nǹkan máa dùn kó má sí bànújẹ́ kò sẹ́ni tí ó wà wà bihi tahsulul hayatu tayyiba ìtorí látara bẹ́ẹ̀ èyàn fi máa ń rí ilé ayé tó dùn gbé wa yatimmu sururu wal ibtihaj ibẹ̀ ní ìdùnnú àti ìtútù ti máa ń pé walidhalika asbabun diniya gbogbo ilé tàwà sọ yíò ó wá ní àwọn ọ̀nà tí yàn fi lè àchífù rẹ̀ tẹ́sì ti gbé kalẹ̀ wa asbabun tabi'iyya àti àwọn ọ̀nà mí tó jẹ́ natural ways

عقلاءهم علي فاتتهم من وجه أنفع وأثبت وأحسن حالا وما أعلى bá ṣẹlẹ̀ sí wọn lójúpọ̀nà kan wọ́n ti mísà àwọn ojúpọ̀nà tó lágbára tó tún lè gbà fi ṣẹlẹ̀ ìdí ni pé إيمان ولكن سأذكر برسالتي هذه ما يهدرني من الأسباب لهذا المطلب الأعلى الذي يسعى له كل أحد àmọ́ màá dákọ níbi rìsáàlà mi yìí o èyí nǹkan díẹ̀ tó bá wá sí mi lọ́kàn báyìí nínú àwọn ọ̀nà tí yẹn fi máa ń rí ìdùnnú ì alladhi yas'a lahu kullu ahad lè tó kí gbogbo ẹ̀ ló ń wà kò sẹ́ni tí ó wà lẹ́fì pẹ̀lú mi wallahi yóò ní pọ̀ gan nípa àwọn olórin àwọn hip hop artists àwọn tán ṣe fíìmù tán ṣe bí ó kíníkan wọ́n ti ní fíìmù wọ́n ti ní kíníkan bọ̀ wọn ò sí ìrídùnú yẹn kí ló ń ṣẹlẹ̀ lókè mi ní wọ́n padà ń gba Islam ó sọ ti ní gbogbo nǹkan pọ̀kọ̀ rí ìdùnnú kìní kan wà tó sì mẹ́sẹ̀ àti lówó mo lé ní mo fẹ́ ra mọ́tò 200 billion mo ti ní private jet oríṣiríṣi tó pọ̀ like kí ni mo tún wá mẹ́ mo ti ní pop mo ti lókìkí gbogbo ẹ̀ ló ń wọ̀ kí lù mà ní mí ó ní ìròdẹ̀ sí ìsinú dùn náà kí nìdí lè annahu laysa indahu iman walaysa indahu din àwẹ̀ tó jí láàárọ̀ ó wà káńtì rẹ̀ ó bá 200 naira yóò sì smile inú ìlú sí 200 naira ló bá ní àkáǹtì ẹ̀fà kò sí ní banújẹ́ a law annakum tawakkaltum ala Allahi haqqa tawakkuli la razaqakum kama yarzuqu tayra yaghdu khimasa wa taruhu bitana ìbáyé kí bí ẹmọ́ gbọ́kànlẹ̀ ọlọ́wọ́ bá ní ọkà lọ́nà tó tọ́ ni ọlọ́wọ́ ma ṣe àrísìkí fún ẹ̀yin ó jáde nílé láàárọ̀ pẹ̀lú inú òfìfo yóò dẹ̀ dé padà lẹ́yìn tó ti yó so mùmínì bó ṣe mọ́ gbogbo nǹkan ó ti yàtọ̀ bí wọ́n ṣe nǹkan òun ló ń dá ìṣúlẹ̀ fún so akẹ́gbẹ́nù rí odùn ló jẹ́ kọmọ wa wọ́mọ́ gbogbo nǹkan ọlá àwọn dúkìá tọ́ ní ẹlòmí ní millions billions bọ̀ àwọn yóò pọ̀ ah kíni yóò tán mùmìnì ò ní ó ronú bẹ́ẹ̀ because mùmìnì ó gbà pọ́lọ̀ ọba ló ṣe fún ọ̀gẹ́ nípìnlẹ̀ ń gọ́lù àdíjì kan bọ̀ wá tí a tó mú inṣáàlá nínú àwọn àdíjì pé <clears throat> ọlọ́haka àwọn ìyá àtọ́kí wọ́n rí bí rí àwọn nǹkan tí mo ń àwọn agbèlè ayé tó dùn ilé ayé tó kúrù tó ah, Allahu Akbar wà hayaya hayatan tayyiba wọ́n wá gbé ilé ayé tó tutù wallahi bí tí mo ti rí kí ní èrí Saudi Arabia ni Al-Mamlakatul Arabiyyatus Saudiyya yára àwọn èèyàn olówó ni wọ́n kó dẹ̀ ní mẹ́ta láàrin àwọn àtàwọn èèyàn because jàlàbíà white náà gbọ́n wọ́ ẹ̀yìn orí Prince Salmani so wo jàlàbíà blue kọ́lá ni wọ́ ẹjọ̀ tó mọ́sálásí náà ni ẹjọ̀ sí Allahu Akbar mú wà kí mọ́ mọ́sálásí nínú tí mọ́ ń kó rẹ̀ jù wọn ni pé kí èyàn lóhun kọlì ọwọ́ kọmọ́sálásí nú rẹ̀ kí ló kọmọ́sálásí nú rẹ̀ sí family mosque kò fẹ́ tó kò fẹ́ wá kírù pẹ̀lú jàmá ní àdúgbò kò nílò nídẹ̀ kírù pẹ̀lú àwọn èèyàn tí ò bá sí hájà kan pé tọ̀ ibi kò sí tàbí kírù wọn awáyè kanú lè mọ́ wá ń kírù bẹ̀ sí ìrìn bí bọ̀kọ̀lọpọ̀ ní àwọn èèyàn mímọ̀ ń kọ ní ọ̀kọ́ ipé yọrọ̀wò à máa lọ máa tó pẹ̀lú àwọn èèyàn mọ́ṣálásí bá ní bí orí kò ní kẹlùkú wà mẹ́lẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa so ibẹ̀ gẹ́gẹ́ làwọn èèyàn ti ń lìvù ayé ìgbésí ayé gidi ibi tó ti mọ lìvù láìvù rẹ tẹ́nibọ̀dì ò ní kí ni kí ló kálùkù wàhálà àti ìdàmú ìlàhílò ó ti pọ̀jù kí ni ma ń sàwọn olówó tó bá ti ló láwùjọ báyìí ọtí dọ̀tá ọtí dọ̀tá àwọn èèyàn àwọn olówó yẹn àwọn fẹ́ káwà mẹ̀kúnnù àwọn fẹ́ káwà mẹ̀kúnnù kárí sí ní àwọn olówó yẹn òun náà ló fọgbọ̀rọ̀ àwọn ìjọba àwọn ìjọba tó pé wọ́n lówó kíní kan àwọn ìjọba yẹn kíní kan àwọn fẹ́ káwà mẹ̀kúnnù kan dépò wọn ìgbà wo òkú bàbà sásùn ìwọ tó bá ti gbẹ́sìn ọlọ́wọ̀ báyìí gbogbo kọ̀m̀plín wù ní máa jáde lẹ́nu ọ̀rẹ́ kí ló kàn pẹ̀lú sáwọn olówó ló dá mi ní sáwọn ìjọba ló dá ọ ní ọlọ́ọ̀bá tó dáwọ̀ ni wọ́n ma ah, innama ashku bathi wa huzni ila Allah wa a'lamu min Allah ma la ta'lamun ilmu ni ma ń jẹ́ kí yẹn gbílé ayé tó dùn ìmagidi Ànábì Yakuba isalam wọ́n ni à ah, èmi ò complain àwọn nǹkan ọmọ in tó jẹ́ kí n mọ̀ ipò ọ̀rọ̀ ọba ló yẹ kí n mọ̀ sí kí ní kí n máa sọ fún ní ìmá wọ́n ni wa minhum man akhfa fiha man akhfaqa fiha kulluha fa'asha 'ishatan shaqa 'ishata shaqa'i wa hayya hayata ilé ayé tó nira ilé ayé tó fún pẹ̀pẹ̀ ma'ishatan donka ilé ayé tó lé Allahu akbar ọlọ́dá kò ṣàánú wa wa minhum man huwa bayna bayna bayn in bẹni wọn a méjì ló ń wà bi hasabi ma wuffiqa lahu wallahu al-muwaffiqu al-musta'an bihi ala kulli khair wa ala daf'i kulli shar ẹlùmíkà wà láàrin méjèèjì ní a lórí so ẹjẹ́ka bloomberg àkíyèsí kàmùkà tó fẹ́ <clears throat> pèsè again o ní pé ibi na fún àwọn mùsùlùmí generally so wọ́n láwọn programs oríṣiríṣi léyìí táwọn nasọ́rọ̀ tí wọ́n gbé kalẹ̀ àwọn christian tí wọ́n gbé kalẹ̀ so program àwọn christian àwọn christian ni wọ́n ní ló jẹ́ kí kò tọ́ka débẹ̀ ká bá ọmọ mùsùlùmí ń bẹ̀ wò kò sí tán wá ń bẹ̀ sí wọ́n náà rí wọn mọ́ṣálásí ọ̀ ní rí wọn mọ́ṣálásí tí kò sí tí wọ́n náà sí lọ́dọ̀ wọn ṣe bá yà bí lakum dinukum waliya din ẹ̀sìn wọn làwọn sí wọn náà máa ṣe ẹ̀sìn tí wọ́n ṣe prógrámù kan igbá owó kòkò bábá sásun àwọn èèyàn wá pọ̀ ń bẹ̀ bámú ẹwà bá ọmọ mùsùlùmí bẹ̀ bámú kì í sí nǹkan gidi o in ti ń gbéyàn kó nínú ẹ̀sìn ìsìláàmù èyàn islam ọmọ kanu méjèèjì ọmọ kan nínú kíni nínú méjèèjì ni àwọn ṣe prógrámù kan ní kíní kan ìgbàwo kọ́sùn mùsùlùmí lè ní àwọn èèyàn in tó dẹ̀ ṣẹlẹ̀ kí ní olúkálùkù náà wárà kiri ẹn àfẹ́gbélé ayé tó dùn ìdùnnú ìníkan ọ̀tá ọ̀tá ń lé mi ayé ń lé mi ní ìníkan kìníkẹ́ gbogbo àwọn tàà ń wá tí solúṣẹ̀ ń bẹnú ìsìláàmù àmúkọyìn tí ó kọ wa àwọn tí ó tó kọ wa wọ́n tó ti sọ wọ́n di ẹ̀gbùn fún wa wọ́n ní ọmọ wàhálà wọn ti pọ̀ jù kìníkan wọ́n ti díwa wájú wọ́n ti díwa lẹ́yìn àwa ní option àbámọ́lọ church òdìké mùsùlùmí tẹbá sí ibi táwọn kèrè kírísítẹ̀ni pé sí bíbà wọ́bẹ̀ ọ́rà mùsùlùmí bẹ̀ kí ní ìdí wọn wọ́n pín sẹ̀mú bẹ̀ wọ́n pín owó bẹ̀ wọ́n pín kìníkà bẹ̀ wọ́n pín kìníkà bẹ̀ pọ́ìntì àkọ́kọ́ pọ́ìntì kejì ní pé ní ìsinmi àwọn kírísítẹ̀ni ṣe prógrámì táwọn ọlọ́pọ̀ pọ́ ń bẹ́ẹ̀ tí gbogbo tí wọ́n dé ogbó títí tí ó dọ̀pọ̀ mú ṣègbọ́n náà ń pa àwọn kírísítẹ̀ni ní Nàìjíríà ṣègbọ́n náà ń pa kírísítẹ̀ni ní Nàìjíríà kódà àwọn mùsùlùmí lò gẹ̀rẹ́ sí program títí tí dí tó bán ṣe ibá yàrí nínú lọ́rin tàwà ẹta mùsùlùmí pọ̀ sí ni sáàni pa ọlọ́bẹ̀ kó lọ lé wọn ẹni kókò ní lọ lé wọn náà kí ló kàn níwà ni kùsẹ̀ tí lọ ní kí lẹ́ẹ̀ṣẹ́ bí ó yẹ kó ń bẹ̀ ó wá tún kọjá títì tó má tún dáadú ẹdú ẹdú àwọn èèyàn fẹ́ sọdá kí látún ṣe mo wa mọ́tò kọjá ń bẹ́ wa mọ́tò kọjá ń bẹ́ à ń gbọ́kàtà kọjá ń bẹ́ tó má dáadú adùn náà ṣe ti rí báyìí so wọ́n kàn máa ń parọ́ máa wà mùsùlùmí ni àwọn náà sì mọ̀ pọ́rọ́ làwọn pa máa wà but èyí táwà ní onáà lèyí táwò máa ṣe onáà lè máa ṣàlàyé wọ́n náà ń ṣe ti ẹni èyí tí wọ́n náà ń ṣe wọ́n fi ní èmì náà lára ìwọ́n bí lè bí èdè mi sọ ìbí àmú ní ọlára but ìwọ́n náà èyí tí wọ́n náà ń ṣe wọ́n ní èmì náà lára náà èmi ò dẹ̀ complain ah, mo ní kò sí wàhálà ìgbà tó pàjọ́ ń gbé ni àjọ máa ṣe sùúrù fún ara tí wọ́n bá ṣe tó bá ní lára ìdàkẹ́ èmi náà bá ṣe tèmi èmi náà wòye tèmi lè ṣe náà ni wà sí kásí wà sí masalasi lè ọlọ́run ọba nǹkan báyìí báyìí ló correct mo dẹ̀ ní right àti sọ pé mi ló correct ẹ̀sìn mi ò correct gẹ́gẹ́ bí ọ̀nà ṣe ní right pé bẹ́ẹ̀ mi náà ṣe wà yìí òun àpáàdì mú lọ bẹ́ẹ̀ni abẹ́ẹ̀kọ́ ah, ah ìwọ gba torí mi ò gba Jésù Kristi so ọgbà pé ọ̀run bó mú lọ yìí àpáàdì àwọn àpáàdì wá jẹ́ bí tẹ́ ti ìntàn sọ ní pé wọ́n ọlọ́wọ́ bá yí ṣe gbére núná torí mi gbà Jésù Kristi ní olúwa tó gbàlá mi den kí olóró tí wọ́n ń bí ọnú ti bá ní pé Christian tó bá kú lórí Christianity ọwọ̀n ọlọ́wọ́ bá ṣe bí dìsẹ́mì tí wọ́n náà ni ó sọ mọ́jẹ̀ tó ni ó sọ ní pẹ̀lẹ́sìn kejì ìyẹn nọ́mà oníkálùkù wájọ mà in kódà ó dẹ̀ kílẹ̀ pẹ́sì kankan kọjá lájọ ń ṣe òkè kílótà wà rí mọ́sílásí láàárọ̀ mọ́sílásí láàárọ̀ sókèlè pẹ́sì kankan kọ́lá jọ ń ṣe oníkálùkù ní different beliefs so ó ma ń dùn mí tí wọ́n ma ń dùn mí jù ní kẹwàá rí pàwọn tán ní mùsùlùmí láwọn àwọn náà wà champion kì ní yẹn àwọn aláìníṣẹ́ kan bẹ àwọn ma rìn kìí ẹ wà láàrẹ pọ̀ lẹ́sìn ọ̀nà christian clothan christian nínú ṣe nǹkan tẹ́ ń ṣe tó dẹ̀ ń tako islam ní tẹ́ ṣe tako islam náà kí ló tán gbà pọ́lọ̀ bá bímọ ṣé wọ̀ orin tọ́lọ̀ bá sọ nínú kùránì kún wò bímọ ni ọlọ́ni pé takadu samawati fatọ́rìnà ọlọ́ni sánmọ́ sí fẹ́ fàyà ilẹ̀ fẹ́ máa mì kó máa kó àwọn èèyàn sínú gbogbo kan fẹ́ dẹ̀rù ayé fẹ́ parẹ́ kí nìdí àdáwò lè rahmani walada wọ́n lọ́lọ́wọ́ bá bímá èyí nìkan kan tó pé àkúrò ah, ah, ẹ̀sìn wọ́n lọ́lọ́wọ́ bá bímá indeson yẹn ó directly contradict belief tiwa but mm-hmm, kò sẹ́ntí ó bá yín jà kò sẹ́ntí ó bẹ̀ níbodì jà in káàsì náà ni ká ṣe wá sí ká sọ̀rọ̀ ẹ̀yin náà ṣe wá sí ẹ̀yin náà tẹ̀yìn sí ẹ̀yin sọ ẹ̀yin lu agbó kọjá láràárọ̀ kéré o gba Jésù Kristi ní olùgbàlà rẹ̀ o mọ̀ mọ́ àmọ́sílásí jò ní bẹ́ni ẹ sì ti rí mi ó ń lo agbó bó ṣe kí mùsùlùmí lè báyìí kí ní ká ọ̀pọ̀ alẹ́rìsìmẹ̀ sí ma lálà sí ìsìláàmù náà kí ló kẹ̀mí èmi ń bá tèmi lọ ní wọ́n ṣe ti ẹnànù èmi náà ń bá tèmi lọ ní ó yẹ ibáyìn àbí ṣe dákìdí ká bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala mùsùlùmí ń bá wọn dé bẹ́ẹ̀ má lọ bẹ̀ kò sí foríkalẹ̀ níbi táìmù tó foríkalẹ̀ yẹn àwọn táìmù tó lè sàdúwà jù nú kódọ̀ lè ṣe àdúwà yóò bá tọ̀ bá gbọ́ Lárúbáwá wá kí wọn Allahu Akbar ọlọ́ba ló tóbi jù lọ ń sọun kí ló tọ́ tí wọ́n lọ chọ́ọ̀tì nítorí Ọlọ́run ọba má lọbẹ̀ dákùn mí ń lọbẹ̀ àìdọbẹ̀ anta muslim anta muslim mùsùlùmí ni ọ́ sáàbí Allah subhanahu wa ta'ala kú sọ́rọ̀ so na ẹlòmí ò ní ọlẹ́lòmí ma ní pé èmi ẹlọ èmi ẹ̀ ń ṣe kí ní èmi kọ̀ lọ máa ń tajà ń bẹ̀ ní kí ló tọ́ ló ń tajà ń bẹ̀ ọjà ó lọ lọ ń ta ń bẹ̀ ọjà mélòó lọ tí wá rí ta ń bẹ̀ ní ìsinmi ẹ̀nà tó ń tara rẹ̀ káàkiri ó ní ẹ́yìn ọdẹ̀ ń tún sàhálà tọ̀rí ikọ̀ tún jẹ́ kó wọ̀rọ̀ fún àti máa lọ́bẹ̀ sí ibi tó ẹkọ́ ikú musulmi ẹkú inú musulmi ma bàjẹ́ pé ah, àwọn tán Ọlọ́run bá ti wà nínú Kùránì sọ wípé inú bí òun bẹ́sẹ̀ sọpọ̀ ń bí ma ìwọ wá ń dúró sáyé ibi tẹ́tí sọpọ̀ lọ́wọ́ bá bí ma ọ̀tún àlọ́ ń tàjà fún wọn bẹ́ẹ̀ ìwọ náà wo sọ́ọ̀sì ní ìfẹ́ Ọlọ́run ọba torí ni wọ́n ló nífẹ̀ẹ́ in tó bá kórìíra ìwọ́dẹ̀ ń ṣe kí ni ìwọ́dẹ̀ ń lọ́bẹ̀ jí wọ́n bèèrè question lọ́wọ́ rẹ̀ ìjọ òlọ́wà rí káwọn wá kó ọjà wá níjọ jímà ọ̀hún gbogbo kí ni ìwọ́dẹ̀ kan máa rò ìjọ òun kó ọjà wá níjọ jímà ẹ́ kan wá tó síwájú ẹnu jímà tí wá náà báyìí wọ́n ìní kó wá bẹ̀ náà kó wá ni àmẹ́yìn ẹrù àwọn ìyá tẹbátí lọ lọ báyìí Eh? mẹ́bà tó bá dẹ̀ owó ní tọ́bọ̀ lẹ́wọ̀n sanṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kí ní yóò máa kírísítẹ̀ fà ah lórí kí wọ́n ń dẹ̀ owó kírísítẹ̀ tó wá fẹ́ tíra rẹ̀ wá mosque lè ní ọ̀rìpọ̀ rẹ̀ tí ó fẹ́jọ́ rẹ̀ sùn church àrí pastor job pastor job àríwọn masalasi o wáwò you be with <coughs> wọ́n díù pẹ̀lú ẹ̀ tààrà kí kí ní wọ́n lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mọ̀lé ẹ́ ẹwù kan báyìí tó túnmọ̀ nípo ó klẹ̀ àlàyé klẹ̀ ẹ má pa àlàyé rẹ àwọn tẹ́láfà ní àwọn tẹ́fẹ́ pa àlàyé rẹ ẹ̀yìn ọlọ́run o kí ó tẹ́fẹ́ pa àlàyé klẹ̀ náà ó klẹ̀ sẹ́ wallahi mú ma wọn kírísítẹ̀n tó wípé wallahi tẹ́ bá gbóúnjẹ lọ fún ẹni gbàlẹ̀ àwọn dànù wọ́n gbèrò wọ́n sì lọ sẹ́yìn ẹ́ẹ̀rí bẹ́sẹ̀ lọ dànù ẹ̀rí like ẹ̀yọ́ e, e, e, wà wájú báyìí ilé wọn bọ́sẹ̀ báyìí ẹ̀sì tán mọ̀ dáfẹ́ rẹ̀ lẹ́yìn báyìí wọ́n sì máa bá fún ẹ̀ẹ́sẹ̀ oó àà sọ́gbí tó bá gbọ́n tó bá smart wọ́n tẹ́ sọ fún ní pé má gbèrú ẹ̀wà má ajá ní ọjẹ́ ẹ̀wọ̀n tó fọ́nì ìyí omi kakọjá ká mẹ́kìrawa ìyí omi kakọjá akírawa mm-hmm, torí ọlọ́run bá òkọ̀ fún wa ọlọ́run sọ ní Kùránì la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid din ولم يخرجوكم عن ديارهم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين ọlọ́run láwọn tí wọ́n bá ti bá yí já ọlọ́run ẹ̀ẹ̀sẹ̀ dáadáa sí wọn sí wọ́n pẹ̀lú àjọ gbádùgbò àjọ sí dáadáa síra wa afẹ́jọ sí nǹkan tó jẹ́ community kí ní àjọ sí náà ni àjọ ma kó blọ́ọ̀kù ní àjọ ma kó sìmẹ́ntì kò wọ́n wọ́n I'm a Muslim, you're a Christian tẹ́kẹ́ kẹ̀kẹ́ lájọ́ sí ní kí ló tó kọ́ tún ayàtọ̀ ìwọ náà tí ẹ ní àkàkún fẹ́sìn rẹ̀ náà ní ìyẹn ma ní jẹ́lọ́sí ọ̀fẹ́sìn èèyàn ìyẹn ma ní jẹ́lọ́sí èèyàn ọwà ọmọ Christian tí wà gbé sóbò wà bí ó wà gbé sóbò síwájú bí pín mẹ́rẹ́ tààrà sóbò tẹ́bá ti kíjímọ̀ tọ́wọ́ wallahi mo wọ kẹ̀kẹ́ náà bẹ̀kúnjọ́ mo wà wájú ìyá kan wá ń sọ lẹ́yìn

látara kí ni ó wá ń kílẹ̀ sí ibi ọ̀rẹ́ kí látara kí bí wọ́n lọ ń tajà ń bẹ̀ náà ni wọ́n lọ ń rajà ń bẹ̀ kí náà kìí kan bẹ̀nẹ̀ náà ti àwọn ààyè ìjọsìn ọdún pé ìwọ̀kúwọ̀ gbogbo àwọn bẹ̀nẹ̀ lẹ́sìn àwọn òbí wọn kọ àwọn lọ ma pàdé àwọn ọmọ kírísẹ̀ ibi bẹ̀rẹ̀ mi ti di kírísẹ̀ torí gbogbo ohun tó bá ń kọ yẹn wọ́n tún bá wọn gbé ẹlùmí òní mike mastercity ti láwùjù jù kí ní àgìnìká ariwo ooru ẹ̀yìn ní ìjà sùn kí ni wọ́n ń sàn mùsùlùmí náà mùsùlùmí ní wà kàlẹ̀ ní champion lẹ́yẹ o àníbà gbìgbìgbì ẹwọ́ bẹ̀ ẹwọ́ distance church sí asọ̀rọ̀ kí ló kẹ̀mí tẹ́mi náà bá ń sọ̀rọ̀ tèmi wà ní mi dàmú rẹ̀ ara wo ara wo inú mùsùlùmí gan ní bí ìgà aslan náà àmọ́ tí tí ma ń ṣẹlẹ̀ ní tí wá kí bí àwọn mùsùlùmí ọlọ́bẹ̀ yíò náà wà ẹ̀ so àwọn kírísítẹ̀nì ó kẹ ìsìn tí wọ́n kún àmọ́ mùsùlùmí tọ́ ní rí mọ́sálásí ọ ní rí mìíràn mọ́sálásí kò ní kírùn inú gẹ́sì jẹ́ mùsùlùmí tó pẹ́kàn bísí ní islam ní o kí kí bí á sì jẹ́ mùsùlùmí o ní sàá sí jókọ mùsùlùmí ìyẹ́ ò ní rí mọ́sálásí tó rá mọ̀ tó pé ẹjọ lọ ta sóbò àti kí nẹ́ta kílẹ̀ lómìnà tó ọjà lọ́lọ́ tàbí ọjà òsì náà lọ́lọ́ tàbí ọjà rẹ̀ bisikíti tẹ́tẹ́ náà ní lọ́n tàbí náà bí ẹ ti ń pìlẹ̀ bó bá lè jó ọmọ náà ti kíjọ mẹ́lẹ̀ gígí ìyá gan ti jó pẹ̀lú ìjábẹ̀ lọ́rùn ẹ́ eh, eh, eh, òun náà ti jó lọ wọ́n sì mọ̀ kọrí báyìí àwọn orin àwọn sí oje èsù kìníkà kìníkà wà because kí ní ẹ̀ tí ń wọnú láàkà ìwọ̀n lọ máa tajà mẹ́lú lójúmọ́ ọtùmọ̀ kí wọ́n ẹkú service ẹkú worship because wọ́n fẹ́ tajà fún customer ọ̀sì dára sí customer wọ́láyìí eh, sáré gbogbo kí ni èyíta ń sọ èyíta wà lè sọ làwúsọ láyé mo sọ pé tó bá di yamal kìyàmà ẹ̀ ní ẹ̀skìsù wájú ọlọ́run bá alam ya'tikum nadhir ọlọ́run bá ń sọ ní Qur'an ọlọ́run tó bá di yamal kìyàmà wọ́n ma bèèrè àwọn pé alam ya'tikum nadhir sí ara wọn tí wọ́n kìlọ̀ fún yìí qalu bala wọ́n ni bẹ́ẹ̀ ni qad ja'ana nadhirun ara wọn tí wọ́n kìlọ̀ fún wa ń sọ kankan ẹ̀fíwọ́lẹ̀ sẹ̀mí aláwò mọ́ ní àmìdá ẹ̀dàkùn gbọ́n sẹ̀mí aláwò mọ́ ní àmìdá ti jẹ́ ọlọ́lùmẹ̀ tí ń ṣe ta ló sọ̀tún mọ̀ yíò fún ọgbé sẹ̀mí aláwò mọ́ ní àmìdá ìtumẹ̀ ní kọ́lọ̀ ọlọ́lùmẹ̀ tí ń ṣe ta yíò kàn mọ́ wọ́n láwọn olùmí àwọn ìlọ sí church tí wọn àmì tó bá ti ń lọ church wọ́n ní ẹ̀dá pẹ̀jẹ́ kí n gbọ́tẹ́ bá ti ń lọ èmi ò fún yín ní owó gbá òun ló sì dúrọ́pù owó igbá owó gbá kí ni owó kí yẹn dúrọ́pù e? so wo wípé ẹni yẹn ń sin lọ́run ni àbúwò pẹ́ nìyẹn tako ọlọ́run ọ̀bà kò tọ́ bẹ́ẹ̀ ẹlòmí ò tiẹ̀ ní fún ọlọ́wọ́ gbá òun ni àẹ́bá àsàdúrà bọ̀ o ẹbá àsàdúrà lókọta ni sí ìwọ̀n tí yẹn ń sọ ni àní tí káà mùsùlùmí méjì rí tán kíra wọn kó ọdún Christmas ìyẹn ni kẹtí mọ́ pàmílẹ̀ rí jùlá yé inú mùsùlùmí méjì sí kàtà akó ọdún àà alájà yálásàlátù àti yálásàlátù méjì wọ́n sì kíra wọn kó ọdún Christmas kí ló kàn yìí wọ́n pín tàájá ó sì kẹlẹ̀ mọ́mú ìtàájá kí ló kẹlẹ̀ mọ́mú pẹ̀lú gẹ́nàgbẹ̀

mo travel ní last week mo wà ń bì kan ẹni a sọ fún mi pé monica ah, ibo ni restaurant wà ń bì a ní a ah, restaurant wà lọ́dọ̀ àwọn ipe kìnnì àgìnnì kan oníkè oní òkè ṣe oní adẹ̀ ní bà náà a ní bà mo ní àmì muslim now ó ní it does not mean now muslims used to drink ah mo ní see those ones that are drinking they are muslims that don't know what they are doing Ah. mo ní sí olùgbé mùsùlùmí ọdún tí mo dé fìlà báyìí ọdún tí mo mọ́ra báyìí mo wọ́jà làbíyà ọdún kí tó wá lọ bá ìjọ wà tọ́ jẹ̀mọ́ ìjọ wà tọ́ pẹ̀lú jàlàbíyà arájòkó sínú bá kọmọ gbé gúdà sẹ́nu iyadan billah <laughs> ó ní à ah, it does not mean ó ní sí sí you, that you are not drinking, your mind your might not be good. But my own, me that I'm drinking, my mind is good. There, eh, money okay, okay. lè. Mo gẹ́gẹ́ ọ̀rọ̀ pò ní ẹ̀dá. Ìwọ́n ọtọ́pá kọ́kọ́ mú ti gan medically gan mind rí ò lè dá. <laughs> Medically gan inú problem lọ wà. Kátọ́ sọ nínú ìmán. A ní ẹ̀yẹ́ ni mo mú tí kí kó jẹ́ pọ́ òun lọ́lọ́ ń fẹ́ jù, òun sì ní mú tí, ìwọ sì ní ọkàn rẹ̀ ọ̀dá. how can you around that? Muni, see, I know you're a Christian. When do you know in the Bible it is not permitted to drink, to drink alcohol? know, no. Bible says you can drink small, small. You can drink small, small. Only, money no, money no. Only do you know the Bible more than me? Money, yes, I do. I know the Bible more than you. Only, how, how can you claim you know the Bible more than me? Ah. Money, okay, now, how come you don't know alcohol is around? in your Bible it is not permissible bó mo ti mọ̀rọ̀ tó ń rí fáà sí pé yẹn lè mú Paul, díẹ̀ ọ̀rọ̀ Pọ́ọ̀lù lè yún kì í Paul, Jésù Pọ́ọ̀lù ní Paul, ní Paulinity lè ń ṣe ìbẹnu Bíbélì ò gbọ́dọ̀ mutí ò gbọ́dọ̀ ṣàgbèrè ìbẹnu Bíbélì obìnrin ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nù chọ́ọ̀tì obìnrin tó bá sọ̀rọ̀ nù chọ́ọ̀tì wọ́n ní ẹ fà lórí gbogbo ọmọ kọ́yà yìí ẹ fagbọ́ lórí dánù ní wallahi because ó wà ní bíbélì sẹ wallahi pé obìnrin ọgọ́dọ̀ sọ̀rọ̀ ní church ẹbí lọ ẹ̀chẹ̀ lẹ́yìn àrẹ kìrìsì tó bá ilé sọ̀rọ̀ ẹ fire ohun ìdánù ọdẹ́ so now kìrìsìtàn tó bá gbọ́ báyìí ọgọ́ símọ̀ sọ kò gbọ́rí ó sọ ànúbí ẹlòmí lè wá rẹ ní pé inú Old Testament ló wà inú Old Testament ló wà New Testament májẹ̀mú tuntun ti dé májẹ̀mú láíláí májẹ̀mú tuntun tálé ta ló sọ ogun májẹ̀mù tuntun mú fọ́sí bí pọ́ọ̀lù ní pọ́ọ̀lù ní náà wọ́n láì pọ́ọ̀lù ní ẹmọ tó fọ́nì kó wà nínú àwọn gospels mark àwọn tó jẹ́ àwọn eh, john matthew àwọn tó jẹ́ àwọn títí ìpìlẹ̀ tó ń tún súnmọ́ díẹ̀ òun náà ọ̀nà ọ̀tọ̀sí náà lọ́kọ́ àwọn tá àmà tẹ́kọ́ dẹ̀kọ́ àtàwọn gan kódà àwọn kọ̀ yẹn matthew gan àwọn christian scholars wọ́n ní pé àwọn kan fókọ̀ yẹn sí anonymous writers ló kọ wọn ìyẹn rìnlẹ̀ gbogbo àwọn tí kí paul kọ́n ti àwọn colossians galatians àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun sì ló pọ̀jù ní new testament ọ̀rọ̀ paul ló pọ̀jù Hey, imagine ọ̀rọ̀ ẹni tí ò rí jẹ́ tó kó ń gbógun ti jésù wà tó wà láyé ni jésù wà lọ tán ọ̀rọ̀ tí ọlọ́kọ̀dà wà pọ̀jù ní bíbélì ẹwọ nǹkan báyìí ẹwù so now jésù wá ń sọ nínú àwọn èèyàn pé wọ́n ní jésù ń sọ mẹ́ pé òun ò wá láti wá ba òfin ti complete that is it so nínú previous àwọn old testament yẹn kọ̀ ọ̀rọ̀ mú tí àwọn ìjìyà tó ní agbára wà fún tó bá mutí tó bá ṣe zìná nínú old testament wọ́n lè olókò pa ní wallahi bó sì wà mẹ́rin ẹlùmọ́ ìbí islam uzuri ó wà ní bible ọgbọ́dọ̀ jẹ́ ẹlẹ́dẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ ni swine ọgbọ́dọ̀ jẹ́ ni ẹ máa ṣe tó wù yín tọkàn rẹ bá ti ẹ̀ babaláwo mi yóò ti wà lùjẹ́ náà 50 years káfà mi tó wọ́ bọ́ sí wá ká 50 years ìwọ̀n tí a yé mi náà babaláwo kí ni tí wà rẹ bá dá afá ìwà ní ìwà lọ́lọ́wọ́ wò kí ń ṣe gbígbé sí kẹ́kẹ́ tá ń ṣe yíká ń ṣe lọ́hun yẹn ń kọ́ lọ́hun wò fa ọ̀dà ọlọ́lẹ́sìn òwò tó bá yà sí àgbàgbọ́nù ọlọ́wọ̀ bá lókù ó dá kí ló tọwá fi lọ church tó wá kí bí á wà ní mo ti ń kọjá láàárọ̀ ìjọ kanáà rí táwọn yẹn àwọn tó mọ́ lọ ọgbọ̀ tó bá tàti yíyàn báyìí wọ́n sàbẹ̀ wọ́n change topic ni ìmú lọ mọ́sánásí yẹn lọ agogo púpọ̀ pàrọ báyìí bó ṣe rí báyìí kí ní kan ẹ̀sìn sí kọ́lọ́wọ́ wó yẹn tún wò mímẹ́ tún gbagumọ́ lórí ẹ̀sìn kọ́lọ́wọ́ wó <laughs> ẹ̀sìn kọ́lọ́wọ́ wẹ́kẹ́ ìsìn kankan ẹgbọ̀dọ̀ lọ lọ mọ́sálásí in tó fọ́yìn pé kò pọ́sìbọ́ sí wà láyé láì ní sẹ́sì ni atheist ni ọ ẹ̀sẹ̀ ni ẹ̀sìn ni atheism mi ò in islam in ṣe ọ̀ṣun òṣogbo in ṣe kankan ẹ̀sẹ̀ kan lọ ń wọn tí ó bá ti sin Ọlọ́run Ọba tó dá nǹkan in tí Ọlọ́run Ọba dá yẹn lọ́padà máa sin ń tó dígbà tẹ́ẹ̀ sí lọ́wọ́ mọ́ ẹ̀padà fi ń sin Jésù ẹ̀dá Ọlọ́run Ọba subhanahu wa ta'ala òjíṣẹ́ Ọlọ́run Ọba gẹ́gẹ́ bó ṣe wà nínú Bíbélì fúnra rẹ̀ both nínú New Testament fúnra rẹ̀ pé Jésù ní òjíṣẹ́ Ọlọ́run Ọba ni mí wọ́n rán mi ó ní àmì prophet náà pé Jésù ní Bíbélì wọ́n dẹ̀ ní a kò rán mi àyàfi fún àwọn àgùntàn Ísírẹ́lì tó náà àgùntàgùntà Nàìjíríà wá débí ò yémi àgùntà Nàìjíríà gbọdọ̀ sọ̀nù débẹ̀ ni ó sì nà débẹ̀ ni àgùntà Israeli náà Jésù sáwọn Israeli ni wọ́n àbọ̀mọ̀ Israeli dúdú ni wọ́n ẹja yìí mọ̀tàrà ó sì ń tó dùn wà ní bẹ̀fà wà ní bíbí tàbígbèrà tó gbú kí ní ibi ibi táwọn yẹn ti ń gba Islam láwọn ìlú mi táwọn yẹn gba Islam gan ibẹ̀ láti ráwọn Mùsùlùmí ní ibi ọ̀dọ́ tó wá ń bí táwọn lọ church láwọn yẹmí wọ́n láwọn pastors àwọn tán ní mílà káì wọ́n gba islam lójoojúmọ́ ni pé ah ọgbọ́ intanse yóò lọ but láwùjọ tiwa ẹ̀yin musulmi tẹ́ ṣàlàyé tẹ́ ṣùgbà islam fún ẹ̀yin gẹ́ ti wà lọ́dọ̀ àwọn àfáà mi owó tẹ́ fi ṣe mọ́ olúdí ọ̀dọ̀ àwọn pásọ̀ náà ti lọ ń gbà bẹ́ẹ̀ àwọn yóò sọ mọ́ àwọn fọ́ndì mọ́ olúdí wọ́n fọ́ndì kódà àwọn fọ́ndì láwọn ìlú mi káàkiri rẹ̀ àwọn france ó ládú mọ́ olúdí tán fọ́ndì ní Egypt ní Algeria bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé odidi gọ́ọ̀mẹ́ntì France ní fọ́ndì because wọ́n rí pé àwọn mọ́lúdì náà lẹ́mọ̀ sí táfi mọ̀ rí mú àwọn bí tẹ́bá ti ń ṣe islam gidi wọ́n ti mìkì mí yàn ẹ ti digun ẹjánu ìgbé ìtawà ń ṣe <laughs> àwọn káwọn ilé ìṣe islam ọbẹ̀yọ islam gẹ̀gẹ̀rẹ̀ àwọn ilé ìṣe wọ́n náà bẹ́ẹ̀ni níta lè fẹ́ káwọn èèyàn gbọ́ láwùjọ ni pé islam gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kó sánú ní kọ̀ọ̀kan wa so ìyẹn jẹ́ ìdáhùn sí ìbéèrè so wọ́n náà tó bá ti rí àwọn dúkìá kalọ́nà haram tó bá padà gba islam ṣé yóò fi dúkìá yẹn lẹ̀ well ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ pọ̀ gan ní ọ̀dọ̀ àwọn àfà lórí ẹ̀ àwọn àfà mi gbà pé tó yá kí bí àwọn property yẹn òtúrù olè lèyàn fi rí tó yá kí ó lè specifically tó ní right ẹlòmíì nú tó bá ti ní right ẹlòmíì yẹn gbọ́dọ̀ lọ́dọ̀ àwọn right yẹn padà sí ọ̀dọ̀ ẹnìyẹn àbí kíyàn fi dúkìá yẹn kíyàn fi ṣe fi ṣe bílì sorry fi ṣe bílì ẹ̀kọ́ ìyẹn ó kàn lọ dispose ẹ̀ ìyẹn lè lọ ní sáwọn project iṣẹ́ ọlọ́run kan mọ́ṣáláṣí ọ̀ nínà pẹ̀lú àníyàn pọ̀ ń sin ọlọ́run tọ́rọ ọlọ́run kí ń fi gba nǹkan burúkú ọkàn sáà dispose ẹ̀ náà ni ṣe ó báyìí àbí so bó tẹ́ kí bí àwọn ọwọ́ tí èyàn rí láwọn ọ̀nà haram mi èyàn sì lè wà in possession owó yẹn ṣe ó yé báyìí àbí èyàn wà possession owó yẹn ẹ́ bó tẹ́ yóò fi iṣẹ́ tí èyàn ṣe yẹn lè iṣẹ́ tí mo ṣe haram mi mo ti fi kọ́lé ọ̀rẹ́ di ọ̀nà owó lẹ́yìn ọ̀ṣùn ẹgbẹ́ lẹ́yìn lọ ọmọ tó ra forí jẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó wáyé kí bẹ́ẹ̀ ń tọ́ pé ìwọ Ọlọ́run nìkan ló wà ń bẹ̀ bọ̀ tó wá sí ní ìwọ àwọn èèyàn nú bí yẹn jalè ní ìyẹn ṣe gbájú ẹ̀ ní àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní ìyẹn gbọdọ̀ lọ dispose owó yẹn dànù an bí Allah subhanahu wa ta'ala so inshallah subhanaka Allahumma wa bihamdik shadu an la